نعم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قل والقرآن كلام الله غير مخلوق بجميع جهاته ó ní nínú àwọn nǹkan tí àwọn bá àwọn olùmọ̀ Abu Zur'a àti Abu Hatim tí ọmọ wọn gbà wá látọ̀dọ̀ wọn pé àwọn gbá àwọn bá àwọn olùmọ̀ lórí ẹ̀ fi jami'il amsar ní gbogbo àwọn ìlú so òun náà ni pé wal Qur'anu kalamullah ní pé Qur'anu ọ̀rọ̀ Ọlọ́run bá غير مخلوق القرآن يسدى بجميع جهاته نبوغبو directions القرآن وكين سدى رابا وني الكلام في هذه المسألة وني السلايوري يتضمن وجهين أكون كبجي سينو الوجه الأول إن كلا وكتسكسن في معنى القرآن لغة وشرعا ìtumọ̀ Qur'an lédè Lárúbáwá ni àti ní shari'a wani fal Qur'an wani Qur'an lahu ma'anayani fil lugha wani in ta n pè ní Qur'an kí musulmi jẹ ma sọ Qur'an Qur'an láti jọ ikọ́ ma túnmọ̀ ta n pè bẹ́ wani ta pè ní Qur'an lédè Lárúbáwá ìtumọ̀ méjì lóní ahaduhuma aláwọ̀kọ́ ala wazni fu'lan lórí òsùnwọ̀n fu'lan ló wà mithlu shukran gẹ́gẹ́ bí tamani shukran ghufran àti subhan wa huwa yutlaqu taratan ala al-kitabi al-ma'ruf wani ìgbàmí wọ́n ma ń lò fún tírata ti ma al-munazzalu ala muhammadin sallallahu alaihi wasallam so in eh, ah, tí wọ́n sọ̀kalẹ̀ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam wa taratan bakana yutlaqu ala al-qira'ah o ma ń túnmà ìmá kankan gẹ́gẹ́ bí shukranu sí ma ń túnmà kíni ìmá dúpẹ́ gẹ́gẹ́ bí ghufran ó túnmà kíni ìmá sí kíni ìmá wà fúríjì subhan ó túnmà ìmá fọ́rọ̀ ọba mẹ́ so qur'an ó túnmà kíni fi'liyan ìmá sẹ́yẹ gangan so ó túnmà gini ó túnmà fíìlìyàn wani ya'ani iltilawa wani famin al-ma'ana al-awwal níbi túnmà alákọ̀ọ́kọ́ yìí òun ni tọ́lọ̀ ọba sọ pé inna hadha al-qur'ana wani qur'ani yóò yahdi lillati hiya aqwam ohun tọ́wọ̀nyẹ̀ sí tó fi ń jùlọ ìtumọ̀ rẹ̀ ni pé tíra tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fán nẹ́bí sallallahu alaihi wasallam yíò wọ́n ni wà thani ìtumọ̀ rẹ̀ lẹ́kẹjì wọ́n ni fahuwa ma'khudhun min qawlihi wọ́n ni oké ẹ̀rí fún tẹ́lẹ̀kẹjì ní pé ọmọ túnmọ̀ ìmá kanka òun náà ni tí wọ́n mún gbólówà nẹ́bí sallallahu alaihi wasallam tó ni àti máa ka àti máa ka wọ́n ni fakana ya'muru bidawabihi wọ́n ni fatusraju fayaqra'u al-Qur'an qabla an tusraja dawabuhu wọ́n ni fal-Qur'an fi hadha al-hadith wọ́n tán gbàlérò bí ilé al-qira'ah ìmá kankani so bí ma'ana kí ẹmá kankani èdè larbawa wani so wani ìtumọ̀ méjì lóní lédè larbawa wani ó túnmà ìtí wọ́n sọ kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kejì ó túnmà kí ẹmá sinka èyí tó túnmà pé Qur'ani tán sọ kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ó ní gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam bákanáà àwọn ní khufifa ala da ìtumọ̀ ẹlẹ́kejì ni pé wọ́n ṣe ní rọrùn fún Dawud al-Qur'an so wọ́n ṣe ìmá kankan mahallu shahidi ni pẹ́kini wọ́n ṣe ní rọrùn fún Dawud àti ìmá tọ́ àti rọrùn ọ̀bọ̀tọ́lọ́wọ́ bá gbé fún wọ́n ní wa akhraja hadha al-hadith al-Bukhari wọ́n ní al-Bukhari gba hadith yi wọ́n ní wọ́n wá fún ní abala pé wà àtẹ́yìnà Dawuda zabura so wọ́n sì àwọn èèyàn sì máa ń sọ pé kí ni fiqhul imam al-Bukhari fi tabwibi àlàyé tí imam Bukhari bá gbọ́yé níbi hadith àbí tí imam Bukhari bá fẹ́ fàjáde èyí ó gbọ́yé níbi nǹkan sọ kí ni tí wọ́n sọ abala yẹn so a rí pé èyí tí imam Bukhari sọ abala yẹn ní pé kí ni wà àtẹ́yìnà Dawuda zabura eléyìn túnmọ̀ sí pé kí ni ní pé Dawudu in tó ń kà ní zabura in tó ń kà ní kíni zabur wani wa amma so ìtumọ̀ méjì tó ní ní èdè larabawa nìyẹn so ó túmọ̀ fi'il bẹ́ẹ̀ ni ó túmọ̀ kíni a maf'ul in tó ń ṣe kíni in tó ń kà so ó túmọ̀ fi'il pé ìmá kankan bákaná ó túmọ̀ a kílùkọ́ ó túmọ̀ nǹkan wọ́n ń kà wani wa amma al shar'an salamu yes sir wọ́n ni wa amma al-qur'anu shar'an wọ́n ni ìtumà qur'an nínú shari'a fa huwa al-kitabu al-munazzalu ala muhammadin wọ́n lè wọ́n ni tíra tán sọ kalẹ̀ lórí wa muhammad min allah látọ̀dọ̀ ọlọ́wọ́ ba subhanahu wa ta'ala bi wasitati jibril pẹ̀lú láti pẹ̀lú ipasẹ̀ jibril wọ́n ni al-manqulu bi tawaturi èyí tán gbà wá lọ́nà tó pọ̀ tí ó sì jà níyàn wọ́n gba Qur'an wà lọ́nà tó pọ̀ tí ó sì jà níyàn so jailan ba'da jailin so láwọn èèyàn tó pọ̀ gan wọ́n gba látọ̀dọ̀ àwọn èèyàn tó pọ̀ gan tó fi dásíkò tí wáyé al-muta'abbadu bi tilawatihi imaka afin jọ́sìn fún ọba so wọ́n ni wa wani wal ibaratu al-ukhra wani ọ̀rọ̀ mi ta fi man ṣàlàyé rẹ̀ wani ma dhakarahu hul imam al-hafiz in ti ẹni síwájú àgbà al-hafiz abdurrahman ibn muhammad ibn idris so al maarufu bi ibn abi hatim an walidihi èyí tí abdurrahman ibn muhammad ibn idris al maarufu bi ibn abi hatim tó ń sọ fún an walidihi látọ̀dọ̀ babare wa abi zur'a àti Abu Zur'a ar-Raziyayi táà méjèèjì wá láti ọ̀rọ̀ yìí òun náà ni pé bá ṣe ma ń júwe Qur'ani ni pé kíni al-Qur'anu kalamullah ní tá ń pè ní Qur'ani ni pé kíni ọ̀rọ̀ Ọlọ́run ba ghayru makhluq Ah, ghayru makhluq alkùránù kí n ṣe kíni kò kí n ṣe ẹ̀dá so alkùránù kalamullah ghayru makhluq wani wa kana al'a'immatu wani àwọn ẹni síwájú mina sahabati nínú àwọn sahaba wani wa a'immati tabi'in àtàwọn ẹni síwájú nínú àwọn tó wá lẹ́yìn fi awwalil amr nígbà alákọ̀ọ́kọ́ ẹmọ bọ́ọ̀rọ̀ ìdọ́dá wọ́n àwọn sahaba àtàwọn tabi'in so àwọn tabi'in àwọn tán wá lẹ́yìn àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n ní nígbà alákọ̀ọ́kọ́ yaktafuna bi hadha wọ́n ma ń inkatama orí inkatama ti ń dóní wọ́n kà sọ pé kí ni alkùránù kalamullah so orí ibi tán ti ma ń dóní pé kí ni alkùránù so ti ta torí pé kí ni kò sí ṣubha kò sí kankan so kò sí ṣubha kò sí kíni kò sí kankan so àwọn lè sọ al-Qur'an kalamullah tí ó dẹ̀ ní sí kankan wani wala yahtajuna ila ghayrihi gẹ́bọ̀ yìí sí pé in ta ma ń sọ láyà nabi sallallahu alaihi wasallam òun náà ni pé al-qadar ni pé kí yẹn gbàgbọ́n nù àwọn sọ̀hábà nídi láti máa wà specific nípa àwọn nǹkan tó jọmọ́ kọ́dàrù àwọn sọ̀hábà ní bùkátà láti máa wà specific nípa àwọn nǹkan tó jọmọ́ kọ́dàrù so bákanáà àwọn tó wá lẹ́yìn àwọn sọ̀hábà nígbà tí ọ̀rọ̀ Kùránù tó bẹ́lẹ̀ àwọn náà ní bùkátà láti máa wà specific nípa àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ so àwọn bídà ànẹ́mẹ́ ti àwọn onísúnnà sógiri nípa àwọn òròrí wọn ibi tí ọ̀rọ̀ dé tẹ́lẹ̀ ní bọ̀tán bá ti ní bùkátà pé kán yànà náà jù bẹ́ẹ̀ lọ wọ́n ma ṣe kí ni wọ́n ní bùkátà láti máa sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní wala yahtajuna ila ghayrihi wọ́n ní wọ́n ní bùkátà sí nǹkan mí káfi kún wọ́n ní wa torí pé wọ́n ní li'anna al-islama ghaddun tariyyun khalatat لأن الإسلام غض وعليكم السلام يسا وني غض طري خلطت بشاشته القلوب فاستغنوا بما عرفوه من, من كتاب ربهم وسنة نبيهم وعليكم السلام والسلام عن البسط وني تربي إسلام آه إن كان كتوة tó ṣe pé ó bá ìmọ́lẹ̀ ọkàn mu ni

anabi sallallahu alaihi wasallam gba wahyi tó fi ṣàlàyé rẹ̀ fún wa anabi ma lórí alquran anabi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa lórí nǹkan tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún àwọn sahaba tó ṣàlàyé fún àwọn sahaba àwọn sahaba mọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lórí òdodo yẹn ni o ke ṣe fẹ́ ó jáde kúrò níbi òdodo yẹn o so ti ti ti ti ti ti ti so ah so kiyan pọ̀ ni pé kiyan ma sọ̀rọ̀ kiyan pọ̀ ni pé kiyan ma ṣàlàyé nǹkan ohun kò ní mọ̀ so tó di pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam in tí wọ́n rí pé yóò sàwọn yà láǹfàní òun náà ma ń ṣe kíni òun náà ma ń sọ fún wọn ni hatta ja'ati jahamiyatu wa warithatuhum àtàwọn tán jogún wọn wa bi'sal warith àwọn tó sì burú ní àwọn olùjogún láwọn ilé al so àwọn jahmiya ló kọ́kọ́ wá so àwọn jahmiya àwọn ni wọ́n ṣe kíni àwọn ni kọ́kọ́ wá so àwọn tó jogún wọn ni mu'tazila torí pé anù tí a bá ṣe but tàbá sí ń gé lórí kò ní fẹ́ jáde mọ́ lórí yẹn torí pé wọ́n ti dáàmà ní ọ̀nà ọ̀nà yẹn yóò jáde wá lọ́nà mi so àwọn jahmiya àwọn yọrí àwọn jahmi ibn Safwan wọ́n wọ́n clear wọn pé àánú ní kẹtẹni yíwa rẹ̀ àwọn olùmọ́kà farọ rẹ̀ so a Ja'd ibn Dirham wọ́n pa wọ́n dù so nígbàtàwọn yẹn lọ àwọn Mu'tazila náà tún jáde wọ́n tún bẹ́lẹ̀ so but àwọn àwọn tún wò pé káwọn tún gbé gbọ̀nà mí káwọn máa wà tó clear tó àwọn alákọ̀ọ́kọ́ bí àánú sí máa ń ṣẹlẹ̀ nìyẹn in tí ẹ̀ fi gbúrọ̀ gbọ́n sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú bídá àláyé sí nìyẹn aláwọn ìfọ́nù mùsùlùmí nàbí wọ́n bẹ́lẹ̀ nígbàtí àṣírí tí wọ́n tú àwọn onímù tún yọ ní wọ́n yọ ń kọ́lọ̀ míì ni ìgbà táwọn àṣírí àwọn ìfọ́nù tú wọ́n yọ ní kíni wọ́n yọ ní sururiyya àwọn ẹja mú tawhid ma ẹja ma sàlàyé tawhid fáyà ṣùgbọ́n ta bá ń sàlàyé tawhid yóò ẹjí ká máa fi àwọn ọ̀rọ̀ orí Ikhwan Muslimin náà ká máa sí kíni ká máa tí bọ̀ ara ẹni àwọn Safar àwọn Salman so gbogbo lè wà bẹ́ so nígbàtí àṣírí tí wọ́n tútú àṣírí àwọn Abul Hasan al-Ma'ribi àwọn Abul Hasan al-Ma'ribi àwọn náà tún yọjú àníṣẹ́ àwọn àfáà súnnà yẹ gan afẹ́ máa súnmọ́ gangan sìn tálọ̀ máa kéwú lọ́dọ̀ wọn tàbá ti wá kéwú lọ́dọ̀ wọn tẹ́ àwọn bàwó ní dákọ̀ ìkọwàna akọ́lá ó túnmọ́ sí rọ́dùn fún ìkọwàna so gẹ́gẹ́ bí àwọn akíni àwọn àṣáyìnrọ̀ sí mọ́ sí rọ́dùn fún àwọn Mu'tazila oye so ẹni tí ẹ pé lára scope táwọn tí ẹni tó bá fẹ́ dànkarú mọ́ sí ni pé àbẹni tó bá jọ dànà ni pé òun náà kọ́kọ́ mọ́ bọ́ àwọn ọ̀daràn kọ́kán so gẹ́gẹ́ bí ẹ̀yàn sí mọ́ ń gbà ní pé ẹlòmíì yóò sì bọ́ àwọn ọ̀daràn rẹ̀ gáà ẹ̀yìn kẹ́ wọ́n wúwà báyìí ẹ̀ ń bá nǹkan jẹ́ ẹ̀ ń bá nǹkan ìgbà tí wọ́n padà mú báyìí irú tí ń sọ gẹ́gẹ́ lòun náà ń so tactics táwọn èèyàn lò so ó ti wà tipẹ́ so àwọn abúlásán máa rí bí náà tún jáde tí wọ́n tún àwọn náà àwọn sòrírí àtà ti mú sí yóò tún wá mú yóò tún wá wá láwọ̀ wọn ni òun náà sí pínì òun tún gbáwọ̀ míwọ̀ alẹ́ Hassan al-Habi náà rí pé wọ́n padà hàn abúlásán ni mú ọ eh òun náà tún ṣe kí ni òun náà tún gbáwọ̀ míwọ̀ bọ̀ gbogbo ẹ̀ náà àwọn Ikhwani nígbàtá sí rí wọ́n tú àwọn amagemitors wò pé òkè ká tún káwọ́ rẹ̀ mí ká sí kíni ká gbé ìgbà ìgbà tí àṣì tí wọ́n tú àwọn tán tún fẹ́ mọ́ bá wọn ṣe náà àwọn tún wọ́n pé no ẹ̀ àwọn mọ̀ condemn Ikhwani àbọ̀tà àwọn amagemitors àwọn mọ̀ bá wọn ṣe so a nù bó ṣe máa ń ṣe nìyàn bó sì bá nù ṣe máa ń ṣe nìyàn tó bá gé lórí kò ní kú so yóò tún lọ dìde ní lójú mi yóò àmọ́ bó ṣe wọ́n dìde sí ní o ma fẹ́ jẹ òdodo sí ní o ma fẹ́ ẹwọ jahmiya bẹ̀rẹ̀ mu'tazila kullabiya asha'ira ẹmọ ẹ̀rin kẹbàáyì so èyàn gbúrọ̀ gbọ́n sí gbogbo àbúyàn yàdì wọ́n yẹ̀nà náà àwọn kíní ìdádágẹ́ nípa pé bí àwọn bídá ayé gbàyẹn bó ti ṣe ń lọ bí ẹ̀bẹ̀ náà làwọn ti sí náà so tẹ́ bá gé wọn lórí yóò tún yọ̀ mìí so in tí yíò fún gúrọ̀ gbàtàn jẹ́ nìyẹn pé kò síbẹ̀ ní ẹ̀wà sí súnmọ́ súnnà tó àbí bó sí rọ́dú àwọn ìjọ anùmí tó in tí o mọ̀ wò ní pé kí lòun gangan wà lórí ẹ̀ gangan kí lòun gangan pèpè sí so torí pé ó ti tó kíyàn kan kọ́ láfà ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ súnnà lásán nínú àwọn tó dá nǹkan rújú tó yí pé ẹni tí ò bá gbọ́n dáadáa ẹni tí ò bá sì ní kíláàsì pé òun fẹ́ tàjárọ́dà fòròdó kò ní dáàmà pé àyẹni ìní ànú ni òun ni eh, Ali Hassan al-Halabi Ali Hassan al-Halabi tó lóhun gẹ́ ní gbogbo àwọn ìkwáni gbogbo dáwùrù yẹn bó ṣe lọ so ó ti ma ibi tí wọ́n ti mú ó ti ma ó ti ma ibi tí wọ́n but èyàn lè dẹ́tẹ̀ fẹ́sìn Ọlọ́run bá kó borí Ọlọ́run bá kò sí èyàn lè dẹ́tẹ̀ fún ẹ̀sìn Ọlọ́run bá kó borí Ọlọ́run ó ti mọ̀ pé ah, tó ní pàwọn yòókù aburú wọn hàn ẹwọ ẹwọ àwọn agamẹ́gẹ́mítọ̀sí àwọn aburú tán ṣe fún súnnà lónìí tó yí pé oríṣìíríṣìí àwọn aspect ayé táwọn èèyàn ti ń gbọ́n kan tẹ́lẹ̀ wọ́n sì dá gbogbo ẹ̀rù ó wá di pé wọ́n ti wá àwọn èèyàn náà ti wá rí pé ah, ẹ̀yin súnnà ilẹ̀ so tẹ́ bá ti ṣe ń tàà fẹ́ ni àní fún so ti wá di aspect ti ẹ̀ pé wọ́n ti ma in tó ti popular tó ti wá gbajúmọ̀ àwọn súnà ìmọ̀ ń compromise gan in tán fi mọ́ pé à kò sí tẹ́tàwọn ilé ṣe kò sí ìrúsẹ́ táwọn ilé ṣe kò sí irú ilé ìwé táwọn ilé lọ kò sí nǹkankan tí wọ́n ṣe torí pé kíni torí pé gbogbo àwọn ènìyàn wọ́n ti gbọ́ gbogbo ẹ̀ sábẹ́ sábẹ́ ìrújú àti ìdàkarú fáwọn èèyàn so èèyàn gbúrọ̀ èèyàn so ó jẹ́ kí so nígbàtí wọ́n fi ra wọ́n ti sí súnnà ó jẹ́ kí nǹkan dàrú máwọn èèyàn lójú àwọn òtí ẹ̀mọ́ wọn ò dákàmà yàtọ̀ sí nǹkan so wọ́n ma irú àwọn ẹni bẹ́ẹ̀ náà wọ́n ma fi wọ́n ti sí súnnà gbogbo tán sí wọ́n fi ti sí súnnà so in tí irú àwọn bẹ́ẹ̀ èyàn fi gbúrò gbógun tí wọ́n jù nìyàn in tí kódà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní kíyàn gbógun ti àwọn jihad àwọn ilé ó dáa ju pé kíyàn sí kíni kíyàn rí kíyàn rí bí kọ́nká ilẹ̀ Palestine lọ jihad àwọn so bó ṣe rí nìyàn so wọ́n ni wọ́n ni wàjá al-khalifatul abbasi wọ́n ni bákanáà a khalifa abbasi ọ̀nà wa al-mutashayyi' tó ní tashayyi' lára wọ́n ni wa huwa jahilun wọ́n ni aláìmakani wọ́n ni fastaulat alayhi bitanatun sayyi'ah min al-mu'tazila wọ́n ni àwọn àwọn alábàárin burúkú àbí àwọn olùbáṣe nínú àwọn tẹ́sílà wọ́n ṣe kíni wọ́n jẹ gàbálẹ̀ lórí fa alqu fi qalbihi wọ́n bá sọ fún pé anna al-qur'ana makhluq ní pé qur'an ẹ̀dá ni faqtana'a biha òun náà gbà wa amana biha òun ó sì gbàgbọ́ nú rẹ̀ wà mẹ́yà wọ́n la siyama al-ulama pàápàá jùlọ àwọn olùmọ̀ bilkuwa pẹ̀lú agbára faqatala al-ba'd ó pa àwọn kọ̀kan wa habasa al-ba'd ó sì kíni ó dí àwọn kọ̀kan mẹ́lé hatta mata títí tó fi kú wa kana al-ba'd musharradan taridan àwọn míì wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n sì kíni wọ́n sá wọ́n ní fatarra salaf àwọn ẹni rẹ̀ wọ́n ní bùkátà sí ila an yaqulu ní pé máa sọ pé al kalamullah ní pé Qur'an Ọlọ́run bá ní o munazzalun minhu àtọ́dọ̀ Ọlọ́run bá ló ti sọ̀kalẹ̀ wá ghayru makhluq kẹsẹ̀ dáwọ̀ minhu bada'a àtọ́dọ̀ Ọlọ́run bá ló ti bẹ̀rẹ̀ wa ilayhi ya'ud àti ọ̀dọ̀ Ọlọ́run bá náà ni ó sì kí ni ó sì padà sí ṣe rí gbogbo àwọn nǹkan tó ń sọ yìí wọ́n fi tako ìkọ̀ọ̀kan torí pé kí ni wọ́n ní Ọlọ́run ọbọ̀ olè sọ̀rọ̀ munazzalun ìgbà tó tún rí ilé ìgbà lọ́wọ́ wọn pé alkùránù kalamu àwọn náà ń sọ so munazzalun minhu àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti sọ̀kalẹ̀ wá àwọn ní rárá so ilé iná yíó bá àwọn ẹlòmí iná nínú àwọn tí àbí yíó bá pàdé nínú àwọn tírà súnnà mi pé Ọlọ́run bá kọ́kọ́ sọ kùránì sí àsẹ́mẹ̀lẹ́keje kọ́lá àwọn wọ́n fi ti sí Abdullahi ibn Abbas so ẹgbàwà ìdàdà pé à ah, láti sẹ́mẹ̀lẹ́keje ló ti wọ́n sọ̀kalẹ̀ sí sánmà ló ti ayé so ló ti wọ́n sọ̀kalẹ̀ sí sánmà tẹ́lẹ̀keje ló ti wọ́n sọ̀kalẹ̀ sí arud so wọ́n ní so gbogbo eléyìí but eléyìí aláwọ̀kọ́ ẹgbàwà yìí ò ti ẹ̀kọ́kọ́ rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó takọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó pọ̀ gan so hadithu munkarin èyí tó pọ̀ gan nínú nínú riwayat nínú àwọn kan tó pọ̀ gan látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam èyí tó sì pé àti jibrili tọ́lọ̀wọ́ bá ń sọ pé àti annabi sallallahu alaihi wasallam jíwe tọ́lọ̀wọ́ bá ti fẹ́ sọ̀rọ̀ tí gbogbo àwọn màláíkà tí yẹ wọ́n mọ̀ gbọ̀n so jibril lọ wá gbọ́ wọ́n á bi màláíkà pé kí àwọn màláíkà wá lọ́lọ́wọ́ bá ń sọ nínú suratu Saba pé qalu madha qala rabbukum qalu al-haqqa wa huwa al-aliyyu al-kabir so ah so yóò wá sọ̀kalẹ̀ láti sánmà so hadith yẹn munkarun ni ó takọ àwọn hadith tó ṣe kíni tó lálàáfíà gẹn kò síwájú kò níwájú ihtimal kankan oye but àwọn èyàn òrìrí ni èyàn òrìrí nínú àwọn masdaru sunna mi nínú àwọn tó tíra sunna mi náà pé wọ́n ma ń sọ pé eh, ó kọ́kọ́ sọ̀kalẹ̀ sí sánmà ẹlẹ́k kí ni wọn kò lẹ́rìí o kò lẹ́rìí ara ti ara so láti sẹ́mẹ̀ lẹ́keje ló wá ti ń sọ̀kalẹ̀ wá ara munazzalun minhu àtọ̀dọ̀ Ọlọ́run ló ti ń sọ̀kalẹ̀ wá ghayru makhluq kẹwa sẹ̀dá so bákanáà wọ́n sọ pé so wọ́n sọ so alkùránù kalamullah tí ma dún bí alkùránù nígbà tán padà ríyẹn jágbà lọ́wọ́n pé ọ̀rọ̀ Ọlọ́run Ọba ní sẹ́ so wọ́n bẹ̀rẹ̀ sí intentangbalérò ní pé kalamullah tó tọ́ ni bọ̀sìbó ní ìtàgbàlérò pẹ̀lú kalamullah kalamullah ní pé yìí tó ọ̀rọ̀ rẹ̀ tó dá so ó àwọn buka àwọn àwọn sálàfù tún ní hajjá láti sọ pé àdára ò ghayru makhluq kìí ṣẹ̀dá minhu bada'a wọ́n ti sọ pé yẹn kìí sọ́dọ̀ Ọlọ́run ọba ló ti bẹ̀rẹ̀ so ní pé Ọlọ́run ọba dá ọ̀rọ̀ yẹn so minhu bada'a ní pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ó dá ọ̀rọ̀ yẹn sára so ara Ọlọ́run ọba subhanahu wa ta'ala gangan náà ló sọ so wọ́n sọ pé eh, ìgbà tí ànábì Mùsá rígi so ní pé Ọlọ́run bá wá dá ọ̀rọ̀ yẹn sára gí èyí tẹ́fì ni ẹ pé àwọn kàtún táwọn ọmọ kéèkèé ma ń wò aburú ní gbogbo àwọn kìníyàn aburú lágbàá ni tẹ́lùmí ní ẹ̀wọ̀n fẹ́ káàmà e-, ń Yusuf tó yí pé irọ́ ẹbọ nẹ́fíntì sáwọn ànábì Ọlọ́run ọba tẹ́lùmí o mọ̀ gbádùn rẹ̀ tí ó mọ̀ pọ́ntẹ̀lá òun gé kódà tí bá ṣe pé wọn ò tí ìwó tán òun kọ́kọ́ yá wọn ilé kìíní ní part 2 àti part 3 <laughs> ọ̀dọ̀ tí wọ́n ló wà gbóhun sí ẹ̀wò part 1 tán tóun ni so ní pé but part 2 àti part 3 tóun bá ti òun bá wọn gbá wá wọn á yára wọn kì bá wọn gẹ́ ah, eh ìtànàbí Yusuf ah àwọn gbádùn ìtànàbí Yusuf púpọ̀ irọ́ 80% irọ́ àbí 90% irọ́ ní pàmà nẹ́bí ọ̀rọ̀ àjẹ́bọ́ ẹbọ na fi ń tì sọ́dọ̀ annabi ọlọ́run ọba wallahi ẹbọ báyìí fi ń tì sọ́dọ̀ àwọn annabi so ẹ́rì inú àwọn kàtún àwọn kéèkéé mi náà tó máa ń Musa iná ni wọn sọ̀rọ̀ báyìí wọ́n sọ ibi a so ọba ohun ẹ̀rọ àwọn ohun tó pé àyàmì <laughs> wala hawla wala quwwata illa billah kí la fẹ́ gbà mí ká parọ́ mọ́ náà kí la fẹ́ gbà mí ká parọ́ mọ́ náà èlò náà rí mi gbogbo àwọn kìíní kíyàn sì kíyàn sì jẹ kíyàn dú orí kíyàn so bọ̀ tó ara ọ̀ so ẹ tún máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe kíní gbà mí kèfèrí ni wọ́n fa àwọn kèfèrí gbá mú lẹ́fẹ́ káwọn èèyàn máa mú ní so wo yí mùsùlùmí má gbàtàn jẹ kò sí tí gbogbo àwọn tépù ànábì Yusuf ìtànábì Yusuf kan wọ́n kàn sọ ìtàn tó wù wọ́n ni wọ́n wá rò tàn nábì Yusuf papọ̀ mọ́ so musulmi gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn eh, gbogbo àwọn àlọ́ àwọn àlọ́ gbogbo àwọn eh, kílòkọ rẹ̀ fíìmù ara ọ̀ musulmi gbọ́dọ̀ jìnà sí o musulmi gbọ́dọ̀ jìnà sí so so that èyàn ò ní di kèfèrí láìmọ̀ tó ní tó burú jù ní pé kéèyàn jẹ́ musulmi kó sì máa pẹ́ ara ẹ̀ kèfèrí kéèyàn jẹ́ mú kèfèrí kó sì máa pẹ́ ara ẹ̀ musulmi jàre so kí ẹ jẹ́ kéfèé kó sì máa pẹ́ ààrẹ mùsùlùmí so gbogbo àwọn kí ní in tí ṣètọ́nù fẹ́ sí pẹ̀lú ènìyàn so ẹwà rí iná wọn wọ́n gbé wá pé iná wọn kọ́ jò láti káà bó ṣe jò káà yí wọ́n jò wọ́n aṣọ àwọn ànábí ọlọ́wọ́ bá wọ́n àìmọ̀ iye pẹ̀lú àwọn <laughs> yẹ pẹ̀lú àwọn ànábí ọlọ́wọ́ pé ànábí wọn bẹ̀rù wọ́n sún sẹ́yìn báyìí so ìlú wa mọ́ sọ̀rọ̀ ìlú wa sọ̀rọ̀ pé kí ohun wa kí sọ́lọ́un ah, náà lẹ́ ń ṣe báyìí la hawla wala quwwata illa billah ẹwùn kẹ so iná kọ́ ni ó ń bá nabi musa sọ́rọ̀ so àtọ́lọ́lọ́wọ́ bá ní Qur'anu ti wá so wa ilayhi ya'ud ọ̀dọ́lọ́wọ́ bá náà ni ó sì padà sí ọ̀dọ́lọ́wọ́ aláwọ̀kọ́ èyàn gbọ́dọ̀ gbà pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run bá ní so musulmi ò gbọ́dọ̀ máa jíyàn ń pa ilé èyàn sì gbọ́dọ̀ jẹ́ kí n kankan wọ láàká èyàn pa ilé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run bá ní kódà ìmọ̀ àmàpọ̀rọ̀ Ọlọ́run bá ní ni ó jẹ́ kí èyàn tún lékún ní ìfẹ́ sí láti pé so al-Qur'anu kalamullah munazzalun minhu àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ghayru makhluq kìí ṣẹ̀dá Ọlọ́run Ọba munazzalun minhu ghayru makhluq àtọ̀dọ̀ Ọlọ́run Ọba ló ti sọ̀kalẹ̀ kìí ṣe kíni kìí ṣẹ̀dá minhu bada'a ọ̀dọ̀ Ọlọ́run Ọba ló ti bẹ̀rẹ̀ wa ilayhi ya'ud ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà ni ó ti ṣe kíni ni ó ti padà ni ó padà sí so gẹ́bà nabi sallallahu alaihi wasallam ṣe sọ pé Qur'an wọ́n kàkún lẹ́nu ọjọ́ kan wọ́n kà sí Qur'an wọn ní bá ń bẹ̀mọ̀ so ilé fi hàn pé ọ̀rọ̀ Ọlọ́run Ọba ní kìí ṣẹ̀dá Ọlọ́run Ọba wọ́n ní wa hadha dalilun wọ́n ní ilé ẹ̀rí ni ó ala anna ahli sunnata àbí ala anna ahli sunnati ní pé àwọn ahli sunna yazinuna al-umura bi mizaniha asala ilé ìfún wa pé òsùn wọn kẹ́nà ma in tó gbọ́rọ̀ wà náà ta bá fẹ́ protect Islam èyí táwọn èèyàn gbógun ti gan láyé sí pé torí ibi tí mahallu ọ̀pọ̀lọpọ̀ àwọn amalgamators àtàwọn Ikhwani ibi tí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn fi àwọn èèyàn lẹ́ pẹ̀lú náà ni ibi mu'amala oníbídá torí pé àwọn wọ́n fẹ́ ayé wọ́n fẹ́ àwọn nǹkan yìí so wọ́n fẹ́ báwọn bídá àti dáadáa wọ́n fẹ́ rí ọrún wọn wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa ṣe bọ̀ ìsìn wọn wọ́n fẹ́ máa bá wọn lò nílò ní fap so àwọn Salafi gidi tán ń sọ fún wọn pé à níṣẹ́ kò sínú eléyìí ò sínú ẹ̀sìn Ọlọ́run Ọba ẹ̀ ń wó ẹ̀sìn Ọlọ́run Ọba lélẹ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba ń wíkì lélẹ̀ ẹ̀ ń destroy ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lélẹ̀ so ẹ̀ ń destroy ẹ̀sìn Ọlọ́run Ọba lélẹ̀ eléyìí ò sínú ẹ̀sìn Ọlọ́run Ọba so wọ́n a máa wọ́n wá àwọn ọgbọ́n àtàwọn ọ̀nà àwọn ọgbọ́n àtàwọn ọ̀nà àwọn kan ọgbọ́n aláwọ̀kọ́ táwọn kan mú wá ní pé a lè máa bọ́n bídà sí àwọn sálàfù náà bọ́n bídà sí ìgbàtán fà nádà ilé wọ́n pé rọ́ ni ah, kíyàn jọra rẹ̀ lójú ká máa pèyàn mọ̀ hadith kọ́ wá máa parọ́ pé yẹn ìwọ tó bá wá rí pé nítorí maslaha ń sin lò fífẹ́ gbàmọ̀ lọ́dún bídà gbogbo eléyìí irọ́ ni gbogbo ni ìfẹ́ wú ẹ̀sìn ọlọ́wọ́ bá láti inú ni àwọn kan parọ́ pé ayọ́yọ́ ah, pé ó ní pé àwọn sálàfù gbámà látọ̀dọ̀ ń bídá ará ọkọ́ nìyẹn so ó pa lábẹ́ pé òun fẹ́ òun kọ́ wọn gbogbo ilé òjò táwọn bídá bá wọn kíyàn jọra ẹ̀ lójú délẹ́bù báyẹn but àwọn èèyàn náà in tí Ọlọ́run bá ń fi ìyà ìròrí wọn àti ìyà àìdódédé wọn náà bá fi ń jẹ wọn ni tó rí pé nígbà tẹ́ gẹ́ra yín pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀ sọ́rọ̀ yín papọ̀ máwọn olùmọ̀ mọ́ Ọlọ́run bá náà wá dá yín Ọlọ́run bá dá yín Ọlọ́run bá pa wọ́n tì pẹ̀lú àwọn tí wọ́n ma da ìròrí wọn rú pẹ̀lú àwọn tí wọ́n ma yí ìròrí wọn padà tó tó báyìí pé wọ́n fira wọn sábẹ́ àwọn olùmọ̀ ni nígbà táwọn ilé ìbá fẹ́ máa sọ́ra wọn di nǹkan ńláńlá tí wọn ò ti tètè mọ̀ pé à ah, eh, eh, eh, Sheikh Bakiyatu Salaf ẹ̀dàkùn èyí tẹ́ ń sọ yìí bàbá ọ̀sánà sọ ọ̀ ó dà pé ṣe ìgbàzì náà sọ ìtẹ́ ń sọ yìí ṣékùtẹ̀mí náà mọ̀ àwọn èyí sọ báyìí kéèsé kẹwà ìwọ̀n ààrí rí pé ṣékùtẹ̀mí wá sí jù kó 2 hours àbí 3 hours nígbé ìtàn wá fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé àwọn sálàfù mọ́ ń gbàmọ̀ lọ́dún bídíà ìwọ tó bá wá rí ìwọ tó bá wá rí ẹwọ̀rọ̀ yẹn ìwọ tó bá wá rí ń sin pé kí so bọ̀ mọ́ sọ páwọn sálàfí gbàmà lọ́dún bídá ah wọ́n èé gbà kí lè yẹn fi ti sọ́lá àwọn sálàfí òpònú ni wọ́n àbí àwọn tí wọ́n mọ́ tí wọ́n ṣe ni wọ́n so àwọn jà bẹ́ẹ̀ sí ọlọ́run àwọn sálàfí wọ́n tẹ́lẹ̀ fáwọn bídá lẹ́ sọ yẹn ẹwọ́n tí yẹn fi ti sọ́lá sí ọ̀rọ̀ àwọn sálàfí in tí yẹn ó dìfẹ́ndì wájú ọlọ́run ọba so ní pé pé so but nígbà tí yẹn bá ti nígbà táwọn yẹn náà ti gẹ́ra àwọn kọ́lọ́dọ̀ àwọn olùmọ̀ àárín Sheikh eh, Fauzan káàjò kó 3 hours 2 hours kan mọ́ kọ́ ọ̀rọ̀ Qatada wá so ní pé wọ́n gbá mọ̀lọ́dọ̀ Qatada nínú àwọn tó máa ń fi bídá rẹ̀ hàn nínú àwọn tó àwọn èèyàn wọ́n máa jiyàn ó fi bídá hàn kò fi bídá hàn ẹ ọdúnrọ̀lọ̀ tó wá ń pa pé ìmọ̀ pàún bídá ti ní àtàwọn bídá táwọn sáràfù pàtì so nítorí eléyìí láfi wá gbàgbé gbogbo yẹn àwọn inú àwọn bèèrè yẹn bọ̀tí ẹ̀ bóò láti afẹ́ sọ̀rọ̀ yẹn sí ah. ọ̀nà ọba sọ pé huwa alladhi anzala alayka alkitab minhu ayatun muhkamat hunna ummul kitab wa ukhra mutashabihat fa amma ibtigọ́ alfitina wa ibtigọ́ àtàwìlì so ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá sọ áyà kalẹ̀ àwọn kan wà tó hàn gẹ́ẹ̀rẹ́ ní àwọn áyà Qur'an tó sì pé àwọn èèyàn gbọ́yé àwọn kan wà tó sì pé kí ni ìtumọ̀ rẹ̀ títí hàn gẹ́ẹ̀rẹ́ àfi tán bá sàlàyé rẹ̀ pẹ̀lú mọ̀ ẹ̀wàrá wọn àwọn àfáàrù àfáàrù tó lé ní 200 tó wọ 300 tó lé tó wọ 400 nípa bá àwọn sálàfù ṣe sọ nípa àwọn bídá àbá ṣe lé tó lórí wọn bá ṣe ma ń ṣépè fún wọn bá ṣe ma ń sọ pé káwọn ma gbé lẹ́gbẹ̀ẹ́ ajá lẹ́gbẹ̀ẹ́ lẹ́dẹ̀ ó bẹ́tà jù káwọn gbé lọ́dọ̀ 400

níbọ̀ nínú àwọn tó jẹ́ ṣe rọ́dù fún gbáyẹn wallahi òun náà tí ń sọ nǹkan tẹ́ni yẹn sọ lónìí olóhun ọba dáyẹ̀ ní kankan o wallahi tó ń sọ so ó sì wá mú irọ́ ó sì wá mú rọ́ wá irọ́ olóhun ọba dáyẹ̀ ní kankan tó ṣe wọn kẹ́ nínú àwọn tó sọ láàrin bọ̀ nígbà tí dáwà náà ti lọ síbi dájẹ dáwà tó ti mọ́ ájì ẹ́ eh? dáwà tó mú àjì wọlé tó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọlé dáwà tó mú plane lọ wọlé ó ti di pé àwọn bídà náà ti dèyàn rí nsìn lọ́dọ̀ ẹniyàn náà sì ó dámi lójú pé tán bí wọn pé àẹ̀bọ́ salaf pe agige mohadisi ẹ ti ṣe ọdún kan fún wọn yíké ẹ́n bóyá gbogbo èyí tí sàfíà 1990 sọ̀rọ̀ náà sọ so àwọn kan kọ́kọ́ ṣe báyìí ẹlẹ́kejì àwọn kan àwọn fẹ́ máa ti ẹ̀ dá òsúrù súnnà rú ni wọ́n fẹ́ máa dá òsúrù súnnà rú ni pé ẹ kìí ṣe gbogbo ń bí díà ó pín kìí ṣe ojúpọ̀nà kan àwọn ilé ìwò tí àwọn òfin máa ṣe so ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ kò pẹ́ kó tó wó ẹlẹ́kẹta àwọn tán tẹ̀ wá tẹ̀ wá àwọn eléyìí àwọn òfin pamá ara pàwọn fẹ́ bá wọn bí dáa sí sámúsámú àwọn sì nífẹ̀ẹ́ wọn ó láwọn nífẹ̀ẹ́ àwọn Sufi tán ṣẹbọ gẹn àwọn fi lè fi hàn pàwọn nífẹ̀ẹ́ wọn àwọn ní nǹkan gbà lọ́wọ́ wọn ẹmọ́ kọríwa so ní táwọn padà sí ni pé wọ́n wọ́kì sàlàfíà sí 1990 so gbogbo àwọn nǹkan tí ó jẹ́ súnnà wọ́n ṣe kí ni wọ́n sọ pé à 1990 ló bẹ̀rẹ̀ so gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí wọ́n mọ̀ rí láwùjọ àwọn nǹkan tí wọ́n mọ̀ rí láwùjọ ni so nínú tó bùkátà pé kíyàn náà sì irú àwọn nǹkan bẹ́ẹ̀ lè kíyàn máa sọ wọ́n a máa in táwọn máa fi ń discourage àwọn ẹni pé ẹ̀mọ̀ ju bó ń bídá wọn bídá wọn bídá wọn bídá lọ ajúrò ń bídá ẹnigbà tó ṣe pé ibi táwọn èèyàn ti wó nìyẹn ibi táwọn èèyàn ti wó nìyẹn ibi téèyàn mọ̀ sọ náà nìyẹn náà ṣe ibi táwọn èèyàn ti wó kọ́ lèèyàn mọ̀ sọ ni èwo nù àwọn tí wọ́n jẹ́ amalgamators nínú àwọn tí ó yẹjú lápídà èwo ni wọ́n ní sọ pé Al-Qur'an ṣe ọ̀rọ̀ Ọlọ́run ba èwo ni wọ́n ní sọ pé ẹ pé ìmánu pé kíní so but ibi tí wọ́n ti wọ́n lè yóò focus lè rí táwọn eléyìí bá wà láyé nígbà Imam Ahmad wọ́n pè Imam Ahmad láláṣẹ́ jù pé o mọ̀jú Kùránì kalamu láàlọ́ kí ni amadu wọ́n ṣe bẹ́ tó gbọ́n sí se láyé sí ní wọ́n ṣe bẹ́ fún Imam Ahmad o mọ̀jú pé Kùránì kalamu lọ fi wá lẹ́jẹ́ tó ní tán ṣe lónìí nìyẹn ṣe bí ibi táwọn ilé ibi tí wọ́n ti wó nìyẹn na wọ́n fẹ́ wọ́n ní nǹkan gbà lọ́dọ̀ àwọn bídá in tí wọ́n jẹ òjé kí wọ́n dúró lórí ẹ̀sìn Ọlọ́run Ọba in tí wọ́n jẹ kò jẹ́ kí wọ́n dúró dédé lórí ẹ̀sìn Ọlọ́run Ọba so wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ àwọn bídá wọ́n sì ń wó àwọn súnà fẹ́ yíò lè rí ṣe ẹ̀fílẹ̀ ẹ̀fí wọ́n lẹ̀ ẹ̀wọ̀n ò tí ìdá kankan ma ṣe mọ́ tí wọ́n yí gbogbo tán sọ yẹn ní pé àwọn náà ti wà bẹ́ẹ̀ rí àwọn náà ti máa ń ṣe bẹ́ẹ̀ rí gbogbo ayé gàrí àwọn náà ń gbé ayé gàrí rí so wọ́n wọ́n pé gbogbo èèyàn náà ni ó di ní ó dàbí ti wọn a ń bẹ lọ́wọ́ bá kọ́mọ́ sí wa lọ́nà so a ń bẹ lọ́wọ́ bá kọ́mọ́ sí wa lọ́nà so wọ́n wọ́n pé gbogbo èèyàn náà ni ó dàbí ti wọn pé àti gàrí bá ti pọ̀ jù díẹ̀ èyàn ó sẹ̀ máa èyàn sì ti máa calculate pé tọ́ alájà tó pẹ́ ọ sí kí ní jórí tó lóò lọ tálájà <laughs> pé nígbà tó bá padà yá tó bá wò pé tó wá nínú àwọn tó bá fi nífẹ̀ẹ́ ayé ni tó bá padà ń lọ lára ya fi 250 ránṣẹ́ àpò ráìsì gbogbo ẹ̀mọ́ ìwà tó padà yẹ́ mọ̀ pé ẹjá mọ́ tàn sí so ọ̀rọ̀ padà mọ́ yí padà so èyàn ní bùkátà sí pé kíyàn mọ́ bẹ́lọ̀ ọba fún ìdó sísí gan so àwọn èyàn ń fi sàfíà ní sílẹ̀ sí wọ́n fi ń tì sí 1990 pé 1990 gbogbo ẹ bẹ̀rẹ̀ ká mọ́ kọ́mbídíàtì ká mọ́ sí gbogbo ẹ̀ so táwọn eléyìí bá wà láyé nígbà àwọn sálàfù wallahi wọ́n tẹ̀lé àwọn ẹni anú lọ ni so wọ́n tẹ̀lé àwọn ẹni anú lọ ni bó ṣe rí nìyẹn so bọ́n sí ń tẹ̀lé àwọn ẹni anú lọ sí bẹ́nà wọ́n ṣe defend wọn wọ́n tẹ̀lé wọn lọ so torí ìsìn báyìí ẹlákùta ní fúnyàn lẹ́gbà wọn ò fi ẹnì kankan láyé àwọn Imam Ahmad náà sì ń but ayé ayé náà ló darí wọn lọ síbẹ̀ èèyàn kẹ wo bí táìmù tí ò pẹ́fà ẹni tí sísàn kankaná ní wallahi yóò sì di òníwà ah àwùjọ wa yí àpẹẹrẹ ńlá ni kíyàn fi máa bẹ̀rẹ̀ ọba pé èyàn òpúrọ̀ sínà àpẹẹrẹ ńlá láwùjọ wa yí ẹ ti ẹni the same person náà ni ó yóò sọ̀rọ̀ kẹ ní 3 months ago 3 months ẹkẹ̀jẹ́ kó náà bẹ̀rẹ̀ Facebook live so ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ Facebook live káwọn èèyàn máa fi owó ránṣẹ́ ah, èèyàn búrò ọ̀dáwà bùkátà kíyàn jájúkùn bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ayé gan kémiyàn mọ́mọ́ wà mí pé àyíkán bọ́ ìtàwọn yóò fún un so nígbà táwọn yẹn náà ti rí pé ibi tí ń sọ̀rọ̀ lọ ni pé à pé òun alátàtàrọ̀ gan ò tí jẹun ohun ogun pléni yìí gan ẹgbùn pléni pé lọ hajji ẹni tó sì sọ nǹkan ní 6 months ago tó ṣe rọ́dù fún ẹni tó ní kíni ẹni tó ní hajjúrú pé hajjúrú pé tó fi tó ṣe 2 hours lórí ọ̀kọ̀tádà gbogbo àwọn ẹgbàwà 400 tó tó 400 yókù nípa hajjúrú ń bídá ó pàátì so 2 hours kájókò tí ọ̀rọ̀ ọ̀kọ̀tádà <laughs> so ó sì tó sì ṣe rọ́dù lórí ẹ̀ ọ̀rọ̀ sì yí padà lónìí lẹ́yìn hajji àti umra ẹ̀wọ̀n kẹ́ so o n bùkátà kíyàn páyà ọlọ́run ọba so kíyàn máa wò kíyàn ah, ó dé ajúrù ń bí ajúrù mùtẹ́dì ajúrù ajúrù mùtẹ́dì in tàbísíkò tí wá ẹwà àwọn ọmọ yáhẹ́ àjúrí náà tánwà ní skú àwọn yáhẹ́ àjúrí tánwà ní skú in tí wọ́n ń sọ nìyẹn pé hajjúrù wọn mọ̀jọ́ hajjúrù lọ́wọ́ mọ̀jọ́ hajjúrù in tásìkò ibi táwọn èèyàn ti ṣìnà lásìkò tí wá nìyẹn ibi táwọn èèyàn ti ṣìnà nìyẹn ibi táwọn ọmọ yáyà jùrí ẹni tí wọ́n ti ṣìnà ẹ máa wọ àwọn Yahya Hajuri yìí o ẹ ń takọ Hajuru ẹ wá ń àwọn tí wọ́n ń promote orin àti drama àti tíátà wọ́n lẹ́ni kan máa báwọn èèyàn sọ̀rọ̀ ní school ẹ àwọn tẹ́ni kan máa báwọn èèyàn sọ̀rọ̀ ní ni so èyí táwọn náà irọ́ tán pàkífàyàn ní pé ah, Hajuru Hajuru wọn mọ̀jú Hajuru lo in tó bùkátà nìyẹn ibi táwọn èèyàn ti fèlì láwùjọ wa nìyẹn na ibi táwọn èèyàn ti fèlì nìyẹn mọ́rídù nìzá nìyẹn ibi tí yàpá wà láwùjọ lónìí nìyẹn táwọn èèyàn ti fẹ́ mọ́ in táwọn èèyàn fẹ́ mọ́ ṣe ni pé àwọn èèyàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ́ rí àwọn súnnà láì pé àwọn ìpìlẹ̀ súnnà ìpìlẹ̀ súnnà pé kájìnà sún bídá ẹ ni sáwọn súnnà sí wọn ò ní ti strong tó pẹ̀lú báwọn gbogbo àwọn tán sínà ẹ̀ tán wáyẹ̀ sí wọn ò ní ti strong jù báyìí lọ

yẹn ma ń wámà sí ni yẹn ma ń wámà sí ni yẹn ma ń lékún pa ìwámà ni ẹlẹ́kẹ̀ẹ́ yẹn ma ń rò pé àwọn ah, ti débi táwọn odùn pa súnnà so ìdébi táwọn odùn yẹn ni pé gbogbo àwọn tàti ma ló ń súnnà náà ni ó ma jẹ́ ń súnnà lọ àwọn tí èsì sọ ń súnnà náà tẹ́lẹ̀ ẹ̀tọ́ àwọn tẹ́ ma tún ma ń wọ́ka àwọn eléhùn sí lọ́pọ̀lọpọ̀ gbà so whereas ayé ò rí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi tó sọ pé fítànù ó padà ka àwọn èèyàn débi pé èèyàn ó jí mùsùlùmí yóò sì sùn ní kèfèrí èyàn sùn ní mùsùlùmí yóò sì jí ní kèfèrí anẹ́bì ní ìgbẹ̀yìn ayó padà débẹ̀ pé àwọn èyàn wọ́n mọ̀ sùn mùsùlùmí ó sì mọ̀ jí ní kèfèrí àwọn èyàn mọ̀ jí mùsùlùmí ó sì mọ̀ sùn kèfèrí so kí wọ́n ní fẹ̀mí balẹ̀ lórí ara rẹ̀ pé àánú àwọn ṣe sọ àwọn ṣe kọ ẹ̀mí ara gbogbo àwọn tẹ́ bá ti rí pé dáwọn àwọn bá ṣe ń ṣe so àwọn Yahya al-Hajuri tí wọ́n dákẹ́ mọ̀ ìtàn pé àwọn àwọn ọmọ yíò dá kankan mọ̀fà ẹ̀dàkùn sí èyí tí a fi ma ń di àfẹ́ẹ̀sì ní kí ẹ ma kàwọn ìwé motivational wallahi tẹ́mi mọ̀ ọmọ nìyàn èyí tẹ́mi mọ̀ ọmọ nìyàn ma kàwọn ìwé sẹ́fẹ̀ẹ̀pù ìwé don't commit suicide mẹ́sẹ̀ gíníkà ìyìn ma wọ́n lẹ́ni tán máa nígbìyànjú sọ́rọ̀ ìwámọ̀ kúnnákúnná sẹ́fẹ́ bí wé auto stop addiction gbogbo àwọn nǹkan tó máa ń kàn àwọn àwọn kèfèrí náà máa ń ìgbà tó tún káàmà mẹ́nà tún jòkó dáwọn tíra Ibn Qayyim díẹ̀díẹ̀ ẹ̀wọ̀n gan so yẹn búrọ̀ ma ti ń ṣe gan kí ẹ má gbàtànjẹ pẹ̀lú pé ajúrò ní ibi tí ọ̀rọ̀ wà ní ẹláyèsìn a mọ̀ sọ lọ títí tí ó fi clear ẹwà àwọn àwọn àwọn kan náà tó ti ń sọ tẹ́lẹ̀ ẹ̀dì pé àwọn náà ti ń fà sẹ́yìn àwọn náà ti ń fà sẹ́yìn àwọn náà ti ń fà sẹ́yìn gbogbo láwà táwọn náà ti ń mọ̀ ìyáza tẹ́lẹ̀ nígbàtán ti bẹ̀rẹ̀ sí rọ́pọ̀ máa wọn tán máa ń tọrọ báà lórí Facebook àwọn náà ti ń dìbà wọ́n ti ń dìbẹ̀ wala ala anna ahla sunna nípa wọn ni sunna o yazinuna al-umura bi mizaniha nípa wọn máa ń wọn àwọn nǹkan pẹ̀lú òṣùwọ̀n rẹ̀ ni wàyọ̀àbìlúnà hasbama yaqtadihi al-halu wọ́n sì máa ń sọ̀rọ̀ ní nǹkan tí bùkátà nǹkan tí situation bá bùkátà zamanan wa makanan ìgbà tí in tí ìgbà yẹn bá bùkátà bí nǹkan tí ààyè yẹn tó bùkátà náà máa ń sọ wọ́n ni fabasatu hadha al-basta wọ́n ni ó wá bùkátà pé kán fẹ́ lójú kan sọ dáadáa li yasuddu at-tariqa an sa'iri ahli al-ahwa kan fi dínà mọ́ gbogbo àwọn ọ̀ràn onífẹ́ẹ̀nú yòókù so ká fi dínà má gbogbo àwọn ìfẹ́ inú oníyòkú so eléyìí kò jẹ́ bó ṣe jẹ́ báyìí nípa abala yìí so eléyìí àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì gani fún wa gbà pé kíyàn mọ́mọ̀ hàn kíyàn mọ́mọ̀ wò pé gbogbo àwọn bídá gbogbo wọn náà ni ó ọ̀rọ̀ wọn ó kílẹ̀ ń bí dọ̀lálù pé eléyìí ara ẹlòmí ń jogún ànù ní so òun náà mọ́ tí òun náà jogún yóò fẹ́ yóò fẹ́ tún yóò fẹ́ tún yóò portrait dáadáa yóò fẹ́ tún kùn lọ́dà ó ń súnà se ń búrọ̀ mọ́ tó ń ṣe gan so kíyàn sì tàjárọ́dà fún súnnà pé òdodo ni kí sí pé ẹni tó wá ti wá di pé èyàn náà ti wá rí nǹkan lórí Facebook ó ti wá di pé àwọn fọ́lọ́wà ní darí rẹ̀ àbí àwọn kan ní òun náà wà máa sọ tí ó mọ̀ dùmọ́ wọn nú so yóò àmọ́ wo àwọn tó wà lẹ́yìn ọkẹ́ ẹ̀ kú ti ẹ̀yìn kú ti dákà mọ́ gbogbo ilé ìnáwà náà ti ṣe nígbà táwà náà mú gàrí wọ́lá ìgbogbo ọ̀rọ̀ wọn gbogbo tó máa ń tọ́ka sí ìtumọ̀ ní gbogbo ayélé iná àwọn náà ti ṣe rí wọ́n rí pé ò pé àwọn àájì ló pé ká má ogun kọ̀kí ló pé so látara pé ká má fẹ̀sìn Ọlọ́run bá ká má fi wá ayé gẹ́bà sí sàlẹ̀ fún wa nínú dárùsù Nawaqidul Islam so tá ló sọ pé tí ẹ̀ bá dé láti avenue tí yíò fi lówó ní ẹ̀ àwọn tó ti wá pìlẹ̀ gbogbo àwọn kìíní wọ́n ti sọ di bẹ́ẹ̀ wallahi láwọn olúmi ẹ́ra àwọn èèyàn tí wọ́n dé láti jami'a islamiyya wallahi ma záàlú tulabul ilmi wọ́n yẹ kó gbogán tán ríra wọn níri tulabul ilmi tí wọ́n ríra wọn pé responsibility tó wà lọ́rùn àwọn gagan kì í ìtorí pé àwọn tó ti lọ in tí wọ́n dálẹ̀ láwùjọ ni ẹ̀nà inú àwọn tó ti lọ tán jẹ́ àgbàlagbà tán jẹ́ àwọn tán dàgbà yẹn èwó nú wọ́n ní wọn gbogbo àwọn kìí ẹ̀wọ́ ọ̀rọ̀ so in tán lélẹ̀ fáwọn tó wà lẹ́yìn so ẹlòmí náà òun náà rí jami'a islamiyya bí ilé àyẹ́ bí wà pọ́n lọ kéwó kan àbí nǹkan kẹ́yà ah, opportunity ni o opportunity fún kíni opportunity kéyàn fi kíni kéyàn fi rí bí àmásowó àbí kéyàn fi rí bí máa gba àwọn project so in tọ́nà bá bẹ́ fi sàdánwò nìyẹn pé so eh, eh, ẹlòmí wallahi tọ́nà bá bẹ́ jẹ́ kó rí dá jámíà yẹn lọ Ọlọ́run ma tó ń ṣe Ọlọ́run gbọ́n jù wá lọ so eléyìí ó jẹ́ nasiha fún nípa pé ọ̀rọ̀ à ń sàlàyé ọ̀rọ̀ bídá kò gbọ́dọ̀ wó tí ó fi lè fáwọn tó ń bọ̀ wà lẹ́yìn wa láti lè má sọ nǹkan tó jọmọ́ báyìí ṣe wo ló sí bó sí lè fáwọn èèyàn sí láti sọ pé Kùránì ẹ̀dá ni kódà àwọn tí wọ́n ní lẹ́mìí nínú àwọn tí wọ́n ń akada ẹni tó máa ń ṣe Islamic studies lábẹ́ akada ah la hawla wala quwwata illa billah ìjẹ́ kúfùrù ẹni wọn ò jìnà sí ara àti ara àbí ìkó sí kúfùrù jàrí kò jìnà sẹ́ni àwọn kúfùrù yá ti pọ̀ nínú àwọn so àwọn mo tún lè sọ pé bẹ́yà wọn tún lè máa àwọn lè gbà pé Kùránì sọ̀rọ̀ náà bá bọ̀ àwọn àwọn náà tún lè kí n tán àwọn náà gbóná jù nínú àwọn ọ̀nà kúfùrù àyí tó bá mọ̀ wọn dáadáa ní ohun ilé so but àwọn náà ò nílé sọ jáde torí pé Imam Ahmad ti jagun rẹ̀ so bó sì yẹ kíyàn náà rí nìyẹn pé àníṣẹ́ ogun yóò bọ́ síbìkan yóò ọ̀rọ̀ Ọlọ́run bá ní yóò borí bí i mẹ́sìn lóhun òsìn gbogbo àwọn tí wọ́n padà dà lọ síbi owó yìí tán dà lọ síbi ayé yìí tọ́lọ̀wọ́n bó sàdéhùn fẹ́ nìkẹ́ pé tó bá ń ṣẹ̀sìn Ọlọ́run bá ò ní lówó àbí ò ní ní kẹ̀kẹ́ Ọlọ́run bó bẹ́ nìkẹ́ sàdéhùn bẹ́ pé ó kúkú sẹ́ni àti ó ti ló sáájúrù bí ìyà ní ó fó orí rẹ̀ kò sẹ́ni tó bá wà bá sàdéhùn bẹ́ wallahi kódà nínú tọ́lọ̀ bá máa fi ran ẹlòmí lọ́wọ́ ni pé ọlọ́wọ́n bó wá ṣe stick náà fún kó rọrọ̀ kó lọ́yìn lọ́dọ̀ àwọn èèyàn tẹ́wọ́n kẹ́ so kò sí but gọ́ bí ẹ bó sí sọ pé kò sí ẹ̀nà kò sẹ́ni tọ́lọ̀ bá sàdéhùn yà fún pé tọ̀ ó ti ló ṣe sún náà ó ti ló ṣe sàrẹ́bí àgẹ́tọ̀ ìyà ni ó mú ọkọ̀ ara bákan náà ni kò sàdéhùn pé ó ti ló ṣe sún náà bí tọ̀ ó ní ìyà ara in tó bá wọ́ ọlọ́wọ́n bá ní ó sì èyàn lè tálákà ẹ̀rí tálákà tí ó sí tí ó se sí tí èkú ọlọ́run bá sì lè ràn yàn lọ́rọ̀ so bó bá sí owó náà bá ló sí máa ń ṣe so kíyàn yíò yẹn kú kíyàn kọ́kọ́ yíò yẹn kú náà pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtọ́nà bá bá pín mọ́yàn ní ó ṣẹlẹ̀ kíyàn máa affect ìdó lórí òdodo yẹn ara àti ara pé ókè tọ̀ òdodo wá ní bó wá láti fẹ́ wá ṣe pẹ̀lú òdodo òdodo wá ní tí ẹ̀ bó láti fẹ́ wá ṣe pẹ̀lú òdodo so ilé jẹ́ nasiha ńlá fún wa gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọnù wallahi abala tán ti sọnù ní o abala ń tá jẹ ó jẹ́ kan gbàgbé tí wọ́n jábọ̀ fọ́lọ́wọ́ bá hada wallahu alam wa sallallahu wa sallam baraka na nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wajen silo je ka dubai subhanaka hamdik ashhadu an